eight FM ẹ máa gbọ́ ọ. èrò ọ̀nà ẹ̀ ewé ẹ̀mí ẹ̀fà pèrètè dí. ẹ̀yin ẹjú òṣòkè ńláńláńlá torí gọ̀ǹgọ̀ sọ nílé sọ lóko. ó sọ lọ́jà ó sọ ní gbogbo ọ́fíìsì. torí ayé dojú kejì ayé fọ́kákẹ́ bí igbá ayé dojú kejì ayé lè kórókóró bí ojú ẹja ayé dẹ̀gẹ̀dẹ̀ bí àmọ̀. ayé o. Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. wá sí wa létí lọ́sẹ̀ yìí o ibi tó ọ̀jọ̀gbọ́n ti jì sí kòtò. kí olóye mọ́ bá gbàbẹ̀ lọ sọ́run alákejì ni. fún ìpolówó ọjà ti kéde. olórí gọ́gọ́ ń sọ. ìrírí ayé tí lẹ́gbẹ́ lórí gọ́gọ́ ń sọ ni. wọ́n pe Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. èrò èkìtì. sórí nọ́mbà tiẹ̀ ní gbogbo ìgbà ni. dẹ́yìn ká ọmọ olúọ̀dẹ kò fọ́sì ló sọ wípé alẹ́ tó payá jẹ́ tó pọ̀ mọ́ ń jẹ́ àṣẹ dáadájọ́ ìyálé tó pọkọ jẹ tó pọ ọmọ ń jẹ àṣẹ dáadájọ́ nínú ẹ̀mí kẹrin là ń ṣàjọyọ̀ òṣùpọ̀ orin àjò ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣe sọmọ lórúkọ tàbí ìkómọjáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣàmọ nǹkan ribiribi bíi sílé ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin bákẹ́ náà là ń ṣèwúre àwọn wa igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣàjọyọ̀ iyì èyí àwọn lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa iguru aromatic sinapu torí náà ètò yáyá kéré gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wá fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic synap lódù tí ìsáìmọ̀ fọlọ́kọ ojúlówó eagle aromatic synap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl eyín majesty àti one litre eyín emperor eagle aromatic synap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títàfẹ́ nítorí orí rẹ̀ kéré sọ́tún méjìdínlógún o má ṣe mú àmupara. all, all, all, on the beat. wọ́n tún lè bá mi gbóyè ẹ̀ ìrírí ayé gangan sọ ẹ kí ọmọ ẹ̀dẹ́ máa kú iṣẹ́ àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti fi mú kọlọ́ǹgà lẹ́ni rè tó ti jáde láyé. Ah, ẹ̀wẹ̀ ni a pè wá jẹun tó dè ní lọ́wọ́ ẹni àní kò fẹ́ ni lójú tó fàtà sẹ́nu ẹni àfẹ́dẹ́nu ti ń ro mi síbi ẹni àfẹ́. ọlọ́run ọba ẹ̀ka alẹ́ o alámọ̀ tó mọ rí ẹ̀dá ẹ̀ka alẹ́ lájùlé ọ̀run bàbá ìlédùmarè ọlọ́run ọba tí ń wà pẹ̀lú wa aláwùrábí tí ò dá wa dákinní ọ̀hún ọba tí ń bá wa ṣe ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ bá a ti ń ìgbòkègbodò wa lójoojúmọ́ ọlọ́run ọba tí ń darapọ̀ mọ́ wa àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ bàbá ìlédùmarè àdúpẹ́ bá a ti ń lọ re àdúpẹ́ bá a ti ń bọ̀ re a sì dúpẹ́ àtìlẹ́yìn adúpẹ́ torí ẹ jẹ́ kójú ó ti wá ọlọ́run adúpẹ́ o bẹ́ẹ̀ ti ń ṣẹ́gun fún wa adúpẹ́ a sì dúpẹ́ nítorí pé ìwọ ọlọ́run ọba ni òjì àtẹ́ adúpẹ́ o ọlọ́run elédùà lókọ gbogbo àwọn lọ́gàálọ́gàá àtàwọn apàṣẹ tí wọ́n dìgírí dìgbàró ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wa yìí tó fi dé ẹnu òlóró lọ́hùn-ún là ń kí n pé ẹ̀ka àlẹ́ yìí ìyún àdàbà fm eighty eight dot nine tó kalẹ̀ sí àkúrẹ́ olóyè mẹ́kùn táwọn gbóhùn sáfẹ́fẹ́ nílùú lárámọ̀kín là ń kí n pé ẹ̀ka àlẹ́ yìí ṣàlàáfíà làbáyín ló kọ adéọlá adékúnlé ẹrù gàlẹ́ máa ń sọ pé ọmọ rúgúdú bú iṣu dé àlùbọ́sà <laughs> ẹrù gàlẹ́ ló sọ bẹ́ẹ̀ o láǹkì pé ẹ̀ka alẹ́ yìí ni ó mọ bá wa ṣe kinní ọ̀hún lálẹ́ yìí ẹ̀ torí lọ́sẹ̀ tó kọjá ta ni ta ni ọmọ wàwá káàkiri àṣemèsì tí ó fún wa hmm, ó ní ó mọ bá wa gbé sísàlẹ̀ gbé sórí <laughs> tí ó dán mọ́rán lágbára ọlọ́run Elédùmarè ẹ káalẹ́ yìí ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa gangan sọ lọ́kọ̀ iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń bẹ nọ́mbà three ládìpọ̀ olúwọlé ní àdúgbò tí wọ́n ń pè ní ìkẹjà nígboro èkó àwọn ni wọ́n ń pọn ọtí igo aromatic shinam tí a máa ń fọn rere sí etí ìgbọ́ yín lọ́sọ̀ọ̀sẹ̀ ó pín sí oríṣìí mẹ́rin ìkan one litre ìkan bẹ seventy five cr ó ní glass cup lórí ìkan sì tún wà seventy five cr ìyún ò ní glass cup lórí ìkan wá wà nínú ọ̀rá pélébé tó ṣe é fi sí abẹ́ àgbádá káàkiri gbogbo bíkíbi tí ẹ bá ń lọ ẹ káalẹ́ yìí ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa gangan sọ lẹ́ẹ̀kan sí lẹ́ ọmọ chef communications ìmùlẹ̀ gbẹ̀ngà fílàní báyé bá ń jẹ́ ayé òní kànbínú ọlọ́run elédùnmarè babatunde bámi gbóyè ló kọ́ mi ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà nílùú ìjẹ́rò èkìtì èmi a mọ̀ wípé èèyàn tó bá sọ mí nù ló sọ èèyàn nù ẹ ń bá èmi olúwa rẹ̀ lórí èèyàn rehe àáké ló ní ẹ̀mọ́ mi ké àjà ló ní ẹ̀mọ́ torí mi jà àparí tó lóhùn ó di ṣìkò ara ènìyàn tàn jẹ́ mọ́jọ́ bàbá tó bí mi lọ́mọ tọ̀rọ̀tọ̀rọ̀ ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa gangan sọ. So. Oh. mẹ́kẹrin là ń ṣàjọyọ̀ òṣùpọ̀ ìrìn àjò ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹrin là ń ṣe sọmọ lórúkọ tàbí ìkómọjáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹrin là ń ṣàmọ nǹkan ribiribi bíi sílé ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹrin bákan náà là ń ṣèwúre àwọn nǹkan bílẹ̀ àtẹ̀sẹ̀ṣe pẹ̀lú wa igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹrin là ń ṣàjọyọ̀ iyì èyí àtàpọ́nlé fún gbogbo àwọn lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igu aromatic sinapu <laughs> torí náà ètò yáyá kéré gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wa fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic sinap lódù tí ìsáìmọ̀ folóko ojúlówó eagle aromatic sinap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl eyín majesty àti one litre eyín emperor eagle aromatic sinap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títàfẹ́ nítorí orí rẹ̀ kéré sọ́dún méjìdínlógún o má ṣe mú àmupara. àjò tèní ọmọ ẹ̀dẹ́mà lọ́sẹ̀ tó kọjá amúṣẹ̀lẹ̀ kan wá níkànnì yìí nípa ọ̀rọ̀ tí gbajúgbajà ọ̀gá àwọn awakọ̀ nílẹ̀ yìí olórí àwọn union nílẹ̀ yìí Jacob Adébọ̀yì dájọ́ tó sọ lórí ètò yìí wípé òun mọ àwọn tí ń pààyàn nílẹ̀ yìí bóun mọ àwọn tí ń jí àwọn èèyàn gbé nílẹ̀ yìí tó sọ ńgbà náà gbà tó sì sọ tán láàrin ọ̀sẹ̀ náà ó dákọ ẹkùn láàrin ọ̀sẹ̀ náà lọ́wọ́ ba ẹkùn ọwọ́ ọlọ́run tó àtòun àtaya àtàwọn ọmọ àtọmọṣẹ́ rẹ̀ kan tí àwọn ọlọ́pàá sì sọ wípé tí ppr àwọn ọlọ́pàá ìyẹn Fẹ́mi Joseph tó sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá wípé àwọn ò gbé wọn lọ ilé ẹjọ́ tó fi dá gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà lójú yànyà àwa fẹ́ jẹ́ kó yé yín wípé gẹ́gẹ́ bí ppr àwọn ọlọ́pàá ti sọ wọ́n ti gbé ẹkùn lọ ilé ẹjọ́ àtaya àtọmọṣẹ́ rẹ̀ lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ilé ẹjọ́ sì ti sọ wípé kí wọ́n lọ rèé fi ẹkùn àtaya àtọmọṣẹ́ ìyún káyọ̀dé àjàyí tí gbogbo ayé mọ̀ sí ẹkùn pé kí wọ́n lọ rèé fi wọ́n pamọ́ sí olókùúta náà di ọjọ́ friday tí ń bọ̀ yìí wọ́n ti lọ rèé fi wọ́n pamọ́ sólókùúta ìyún ní rìmọ́ ti lọ rèé wọ́n lọ fi wọ́n pamọ́ sí olókùúta ìyún ní. Ni Eh, ọgbà ẹ̀wọ̀n wọn tí ìdájọ́ wọn o wọ́n kàn sí lọ rèé fi wọ́n pa wọ́n síbẹ̀ náà ni o àtòun àtaya àmọ́ gbogbo àwọn èèyàn ní ń pè wá káàkiri ìgboro wípé ẹkùn ṣe báyìí sáwọn àwọn ní ẹ̀rí tó dájú ọjọ́ báyìí wọ́n fẹ́ jí àwọn gbé àwọn bọ́ lọ́wọ́ ẹkùn ọjọ́ báyìí báyìí lẹkùn ṣe òǹkàlùkù ní sọ̀tì ẹ̀ ẹ mọ nǹkan táwa wàá ṣe lálẹ́ yìí tá a bá rí ẹni tí ó ń torí ẹ̀rọ ọ̀rọ̀ ń bẹ nílé ẹjọ́ àní sọ púpọ̀ lórí ẹ̀ àmọ́ tá a bá rí ẹni tó ní ẹ̀rí tó dá lójú ẹ̀rí tó ṣe é gbé hàn dé tó dá lójú kó pe agbẹnusọ àwọn ọlọ́pàá yan ppro àwọn ọlọ́pàá Fẹ́mi Joseph kó pè sórí nọ́mbà rẹ̀ nọ́mbà Fẹ́mi Joseph rèé zero eight zero sixty fifteen ninety nine ninety eight zero eight zero six zero one five nine nine nine eight bó bá ṣe ń lọ nílé ẹjọ́ a mọ̀ sọ fún yín. bẹ́ẹ̀ náà lẹ́ ń béèrè lọ́wọ́ wa wípé bó lọ̀rọ̀ àwa àti àwọn union ń bo ló dé dúró ọ̀rọ̀ yìí ń bẹ níwájú agbófinró ń bẹ níwájú àwọn agbófinró ibi tó bá yọrí sí. Si, á padà bùn ẹ̀yin ọmọ nàìjíríà gbọ́ a sì dúpẹ́ púpọ̀ fún àtìlẹ́yìn ẹ̀yin ọmọ nàìjíríà lórí ayé wa lórí iṣẹ́ wa àdúrà yín amọ̀rírì ẹ̀ ìmọ̀ràn yín amọ̀rírì ẹ̀ gbogbo ohun tí ẹ̀ ń ṣe pẹ̀lú wa pátá àdúpẹ́ lọ́wọ́ yín ìbànújẹ́ ò ní ṣubú sí ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín o lágbára ọlọ́run elédùà ọlọ́run ó máa wà pẹ̀lú yín àtẹnitá àmọ̀ tàwọn tí ń fàdúrà ràn wá lọ́wọ́ tí wọ́n ń pè wá àtàwọn tí ò pè wá àdúpẹ́ lọ́wọ́ yín ìbànújẹ́ ò ṣubú lòyìn àti kábíyèsí ọba ògá ti ìlú àgàmọ̀ bí wọ́n ti ń pè wá wọ́n ń ṣàdúrà fún wa àti ẹ̀yin lọ́balọ́ba gbogbo àdúpẹ́ o ìbànújẹ́ ò ní ṣubú lòyìn láṣẹ ọlọ́run Ẹlẹ́dùmarè hmm. a sì ń bẹ nínú lecture room àwọn ajínigbé nílẹ̀ yìí ibẹ̀ náà la tún sí lálẹ́ yìí wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń jí àwọn èèyàn ń gbé ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò gbogbo ẹ̀yin ládéládé nílẹ̀ yìí ẹ mọ̀mọ̀ gun lágídí àti nípínlẹ̀ tá a wà yìí a rí tí wọ́n jí orí adé gbé ó ti di bí orí adé méjì tá a rí tí wọ́n jí gbé nípínlẹ̀ yìí ó ti di mẹ́ta wọ́n jí rígẹ́ǹtì kan gbé ńgbà kan wọ́n jí ọba àlàyé kan gbé ńgbà kan wọ́n tún jí ọba àlàyé kan gbé náà ńgbà kan <laughs> wọ́n ní atẹ́gùn tó wọlé tó káṣọ lórí òrùlé ẹni tó wọ tiẹ̀ sọ́run àbíbó náà ti máa ń pòwò ọ̀dà ń kárí bọ̀ díẹ̀díẹ̀ náà nù ọlọ́run ó yà ọlọ́run ó ràn wá lọ́wọ́ àmọ́ láyé àtijọ́ àwa gbọ́ yanya pé ọ̀rọ̀ ò rí báyìí nígbà ayé àwọn bàbá wa láyé àwọn lọ́balọ́ba láyé àtijọ́ ń gbà táwa wà ń kékeré ni o ṣùgbọ́n àwa nígbàgbọ́ pé àwọn ọba ẹ̀sìn àwọn náà ò sùn wọ́n ń wá solution sóhun tí ń ṣẹlẹ̀ ni àwa rò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré ẹ mọ̀mọ́ wo orílẹ̀-èdè wa ń ràn ẹ̀yin agbófinró gbogbo mo gbọ́ mo gbọ́ kò kàn mí ẹ̀. Eh àyà agbófinró wọn lè jí gbé bá agbófinró bá níbọn ṣé ìyàwó yín níbọn ṣáwọn ọmọ yín níbọn ò dáa o ẹjẹ àjọjọ ẹjẹ àjọjọ ọ̀rọ̀ yìí ń fẹ́ àpérò lọ́sẹ̀ tó kọjá a sọ nípa um, ọ̀nà Adó Èkìtì láàárín ìta Ògbólú sí jù sí ìlú Ìkẹ́rẹ́ Èkìtì. Si àní wọ́n ń jí àwọn èèyàn gbé lójú ọ̀nà ọ̀hún ṣé kéèyàn ó tún máa lọ sí adó èkìtì kẹ́rù ó tún máa bà àyàn ni àbí kéèyàn ó máa bọ̀ láti ìkẹ́rẹ́ èkìtì kó máa bọ̀ lákùrẹ́ káyà rẹ̀ ó máa já wọ́n ń jí àwọn èèyàn gbé o lẹ́nu bí ọ̀sẹ̀ bíi kò tí ì lè ju bí ọ̀sẹ̀ kan lọ lọ́ọ̀yà wọn ti ẹ̀ jí gbé àtàwọn fámìlì rẹ̀ wọ́n sì ti pa lọ́ọ̀yà ọ̀hún ẹ̀yin lọ́yàs nílẹ̀ yìí ọ̀rọ̀ yìí náà dọwọ́ yín torí ohun tó fi kàn yín ni wípé ńgbà míì tí wọ́n bá mú àwọn ọ̀daràn wọ̀nyí lọ́ọ̀yà náà ni iṣẹ́ yín lẹ́ ń ṣe o lọ́ọ̀yà náà ni yóò tún dìde it's available offence it's available offence ó ṣèbó lóríṣiríṣi hmm. ọlọ́run ó ràn wá lọ́wọ́ ẹ̀yin lọ́ọ̀yà ẹja àjọ fọgbọ́n ṣe é látòrí barista alárẹ̀wájú kazeem nílùú kàrí àkókò àtìkù ńkọ́ńbẹ́ àtìkù ní ìgbẹ́ ẹ̀ bá ń kí i barista ay aliu ẹjẹ́ àjọ fọgbọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ orílẹ̀ yìí ẹ má mọ̀ wó ràn barista david emmanuel uh, david ebiriko barista dada john ní ministry of justice pẹ̀lú barista túnde falọdún ẹ má jẹ́ àwọ̀ orílẹ̀ yìí níran barista bùnmi uh, bùnmi ọlágòkè ẹ má jẹ́ àwọ orílẹ̀-èdè yìí níran ṣé bí a ti máa wò lọ náà ni Emmanuel Modamore ẹ̀yin agbófinró gbogbo inspector Gboyega ní state CID àti gbogbo ẹ̀yin àti ẹ̀yin oríṣiríṣi àwọn ọlọ́pàá ló wà ní ìsín àrí àǹtí kidnapping àrí àǹtí àǹtí àǹtí àǹtí àwọn àǹtí pọ̀ lọ jàrá bẹ́ẹ̀ náà ni ìdààmú kún orílẹ̀-èdè wa lọ jàrá ẹ ṣàánú orílẹ̀-èdè yìí ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin àgbẹ̀kọ̀yà ẹ̀yin OPC ẹ̀yin wòlíì ẹ̀yin àfáà ẹ jẹ́ àṣàánú orílẹ̀-èdè wa ẹ jẹ́ ń sáré jẹ́ iṣẹ́ yìí fún yín ná mò ń bọ̀ nínú ẹ̀mí là ń ṣàjọyọ̀ òṣùpọ̀ orin àjò ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣèsọmọ lórúkọ tàbí ìkómọjáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣàmọ nǹkan ribiribi bíi ìsílẹ̀ ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin bákan náà là ń ṣèwúre àwọn wa igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣàjọyọ̀ iyì ẹ̀yìn àwọn lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igun aromatic sinapu torí náà ètò yáyá kéré gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wa fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic synap lódù tí ìsáìmọ̀ fọlọ́kọ ojúlówó eagle aromatic synap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl èyun majesty àti one litre èyun empro eagle aromatic synap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títàfẹ́ ní tọ́jú orí rẹ̀ kéré sọ́tún méjìdínlógún o má ṣe mú àmupara. Ah. wọ́n ní kí a má ṣe mu àmupara barista olúbùnmi akínọlá ẹ̀ka alẹ́ yìí o ìbànújẹ́ ò ní ṣubú lòyìn mo sì dúpẹ́ pọ̀ náà lọ́wọ́ ay aliyu dáadáa ẹ ṣé o àti barista dáadáa john ní ministry of justice pẹ̀lú barista ọlárẹ̀wájú kazeem nílùú kàrí àkókò adúpẹ́dúpẹ́dúpẹ́ o mo kí wọn nínú ìjọ cac òkè ṣẹ́gun pé wọ́n kó ara fẹ́ra kò ìkan pàtàkì lára àwọn ìránṣẹ́ ọlọ́run ní english chapel èèyàn pásítọ̀ adédèjì tó ṣe bẹ́ẹ̀ tó ṣíwọ́ ọṣẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ̀nà ọ̀run lọ aya àtàwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ sílé ayé ọlọ́run ó dúró tì wọ́n gbogbo cac òkè ṣẹ́gun ní ìrọ̀wọ́ ọlọ́run ó dúró tì yín mo sì dúpẹ́ mo sì kí ìkan pàtàkì lára àwọn ọ̀gá ọlọ́pàá nílẹ̀ yìí ìyẹn tó jẹ́ OCSIB ní Adó Èkìtì Julius Adédèjì pé ó kú ara fẹ́ra kù ẹ̀gbọ́n rẹ̀ èèyàn pásítọ̀ Adédèjì tí ó ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé o ọlọ́run ó dúró ti gbogbo yín o ẹ má jẹun wá òpó lọ lé olóró kí lohun tó ṣẹlẹ̀ báwo ni wọ́n ti ń jí wọn gbé lọ́nà Adó Èkìtì láàrin ìkẹrẹ́ sí ijù ìta ògbólú ẹ̀yà àjọgbọ́rọ̀ lẹ́nu ọkùnrin yìí. ní Táíwò Davis kí ló ń tó ṣẹlẹ̀ sí yín. ní on the nineteenth of october mo gbéra ní ìlú adó èkìtì mo ń lọ sí àkúrẹ́ ìgbà tí mo máa dé bando èkìtì sí ondo state àwọn ọlọ́pàá dá mi dó àwọn ọlọ́pàá ti èkìtì ń bí. ìyọ̀n bandi wo ni láàrin ìkọsíbò láti ìkẹrẹ láàrin ìkẹrẹ sí jù so àwọn ọlọ́pàá ti ṣáìdì èkìtì wọ́n dá mi dúró wọ́n dẹ̀ wò mí wọ́n ní kí n máa lọ bí mo ṣe gun òkè ẹ̀ tán báwọn bòróró bọ́n ṣe yọ sí mi nìyẹn tán bẹ̀rẹ̀ sí í yìnbọn so ìgbà tá máa dọ́dọ̀ mi mo ní kí n revise mo rí woman kan tó sùn sílẹ̀ mi ò wá mọ̀ para wọn ni mi ò dẹ̀ fẹ́ gorí ẹ̀ so wọ́n ṣàbẹ̀ sí ń ṣàmì ládàá pé kí n wọnú gbó kí n wọnú gbó wọ́n tún wá mú pásọ̀ kan náà ọmọ adó ni ó wá kí àwọn èèyàn bí ló wá padà sákòrẹ́ wọn á yọ nínú mọ́tò tó wà wájú mi so àwọn méjì ni wọ́n gbé lọ́jọ́ yẹn ní nǹkan bí aago mẹ́rin àbọ̀. aago mẹ́rin àbọ̀ ní. ní ọjọ́ òru àbí. ní ọ̀sán ní ọjọ́ Friday yẹn on the nineteenth. ó túmọ̀ sí pé inú mọ́tò tẹ́ ń gbé lọ náà ti. èmi inú mọ́tò ara mi gangan gan èmi nìkan náà ti yọ mí jáde èmi nìkan mo dé. ṣé ìgbérò sínú ẹgbẹ́ àwọn èèyàn yín sínú mọ́tò. èmi nìkan ni mo wà nínú mọ́tò yẹn kò sí anybody tó wà pẹ̀lú mi. pásọ yẹn náà ń kọ́. wọ́n mọ́tò tòun káà inú káà ló ń wà káà yẹn wà níwájú mi so mo rò pé wọ́n ṣe sílẹ̀kùn yẹn tán rí i pé ó torí ó giant gan ẹni tó ga ni ó dẹ̀ lára so wọ́n rò pé bóyá owó máa wà lọ́wọ́ ẹ̀ náà wọ́n wá gbé nínú mọ́tò ẹ̀hún nìkan àwọn tó kù àwọn á ní kan sá wọgbó àti ẹni tó ní mọ́tò. ẹ̀yin wa ń kọ́ bo náà wá mú yín bo ilé wa mọ̀ yín àti pásítọ̀ wọ̀. má ṣe kó àwọn méjèèjì wọ́n fi wọ́n mú agba inú kòkó nílùú ìkẹrẹ́ àti ẹ̀rọ àwọn kòkó gan tó ń dálẹ̀ so bá ṣe kọjá kòkó yẹn àwa wọnú gbó so bá ṣe bẹ̀ sí wọnú gbó yẹn tó ń fi àdá bẹ́ inú gbó ìgbà míì wọn á ní ká dọ̀bálẹ̀ àtúngba ibi tó bá tí àyè bá wà àtúnjáde wájú. gbàtẹ́ ń lọ sójú ọ̀nà wà bẹ́ẹ̀ ti ń lọ. kò sójú ọ̀nà rárá bá a ṣe kó nínú kókó àwọn ìkẹrẹ yẹn kò sójú ọ̀nà mọ́ wọ́n á bẹ̀ sí ń bẹ́ wọ́n fàdá lánàá wọ́n fàdá lánàá lọ ni. ẹ lò tó bí ọjọ́ mélòó ní. láti ọjọ́ friday yẹn títí di ọjọ́ sunday là ń fòru rìn hmm. títí tí a fi gorí òkúta ní ọjọ́ monday tó túmọ̀ sí pé bí má gbọ́ yín látọjọ́ friday wọ́n ti mú yín wọ́n ti mú yín láago mẹ́rin kọjá ń bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bẹ́ẹ̀ni ẹ wá fi ọjọ́ mélòó rìn. àfọjọ́ mẹ́ta rìn a rìn láti ọjọ́ friday mọ́ saturday saturday mọ́jú sunday dẹ́ sunday mọ́jú monday làṣẹ wàá gorí òkúta tá a. àwọn mélòó ló mú yín. àwọn bòrórà àwọn márùn-ún ni tán mú wọn níbọn dání. wọn níbọn lọ́wọ́. wọn níbọn. ṣé màálù wà pẹ̀lú wọn. kò sí màálù rárá lọ́dọ̀. sọ wọn mẹyìn àti pásọ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ fi ń rìn yẹn kí lẹ ń jẹ. kò sí wọn fún wa lóúnjẹ àwọn gan ò jẹun. èdè wo lẹjọ ń sọ síra yín. wọn broken ẹnìkan lára wọn broken bẹ̀tà tó kù kíní fúlàní sọmọ èdè wọn náà sọ wọn sọ haúsá rárá. ni wọ́n ń sọ. wọ́n sọ èdè wọn. lẹ́yìn ọjọ́ kẹta ń bolẹ̀ wá bolẹ̀ wá gúnlẹ̀ sí. lẹ́yìn ọjọ́ kẹta yẹn àwa lọ gorí òkúta òkúta yẹn ó ga sókè gan tó yẹ pé kò sí ibi téèyàn ti lè máa bọ̀ táwọn ti ní rí wa táwọn ti ní rẹ́ni tó ń bọ̀ sórí òkúta ó jìn gan òkè ibẹ̀ láwà tá ń sùn. tá ń sùn lọ́jọ́ mẹ́ta ẹ̀ ń sùn báwo lẹ ṣe ń sùn. tá a bá ti fẹ́ sùn lálẹ́ wọ́n á di ọwọ́ wa sẹ́yìn wọ́n á fi try wọ́n á fi di ọwọ́ wa sẹ́yìn wọ́n á wá gbé wa sáàrin wọn wọ́n á wá sùn ráǹdì wa pẹ̀lú ìbọn. ní ṣé lọ́jọ́ gbogbo ọjọ́ tẹ ẹ lò yẹn wọn kẹ́ lómi wá bẹ́ẹ̀. wọn kẹ́ àwa méjì ẹ̀ náà wọn kẹ́ lómi wá. sọtọ́ bá ti fẹ́ sùn lálẹ́ wọ́n á fi okùn tó yìn dé ọwọ́ yìí. wọ́n á di ọwọ́ wa sẹ́yìn. ọjọ́ mélòó lẹ lò pẹ̀lú wọn. ọjọ́ méje ọjọ́ kẹjọ náà wá náà wá fi wálẹ̀. ẹ fún kí lẹ jẹ lódìdí ìgbà tẹ wà ń bẹ̀ yẹn. ẹ ní gbogbo wa lóúnjẹ. kílẹ̀ wá ń. a kàn ń mú omi à tún bẹ̀ wọ́n gan ni kó tó jẹ́ ká mọ omi ọ̀hún. báwo lẹ ṣe ń sùn. a ti fẹ́ sùn lálẹ́ wá ń de wá sẹ́yìn àwa sùn sórí òkúta yẹn wọ́n wá sùn wọ́n á fi wá sáàrin so àwọn méjìlá kọ́ wà tá a máa máa wo bóyá ẹnìkan lè yọ àbí ọlọ́pàá lè yọ lẹ́yìn tó bá di nǹkan bí aago bí aago kan àwọn ìyá tó wá wá sùn. wọn lò yín. àwọn náà wá o ẹ bọ́ra yín fún wa lẹ́ẹ̀kan kí ló wà lára yín gbogbo ojú ẹ gbòòrò. àdá wà ń bẹ̀ dẹ́n ẹgbá wà ń bẹ̀ bá ara yín ṣe rí pátápátá yẹn ojú àdá ni. ojú àdá àtàyà wọn tún wáá fi ọ̀bẹ ọ̀bẹ wọn kékeré náà fi ha wọn fi síbi ojú ẹ wọn fà wá síbi imú mi báyìí síbi ojú. wọn fi ojú ọ̀bẹ ló wà lójú mi. ojú ọ̀bẹ ni. ṣáwọn ń jẹ nínú ẹ̀mí kẹrin là ń ṣàjọyọ̀ òṣùpọ̀ orin àjò ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣe sọmọ lórúkọ tàbí ìkọmọjáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀mí kẹrin là ń ṣàmọ nǹkan ribiribi bíi sílé ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú náà là aromatic sinapu nínú gbogbo àwọn lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igun aromatic sinapu torí náà ètò yáyá kéré gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wa fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic synap lódù tí ìsáìmọ̀ fọlọ́kọ ojúlówó eagle aromatic synap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl èyún majesty àti one litre èyún empro eagle aromatic synap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títàfẹ́ni tọ́jú orí rẹ̀ kéré sọ́dún méjìdínlógún o má ṣe mú àmupara wọ́n ní kí a má ṣe mu àmupara ẹ dákun obìnrin kan ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà ìlú ìjẹ̀rò èkìtì lóbìnrin ọ̀hún wà ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ̀ ní mọ̀nira ìdààmú ò ní jẹ́ tí ó lóyún láti ọdún mẹ́rin kò sì tí ìrọmọ náà bí di bá ti ń sọ̀rọ̀ yìí ó lóyún ọdún mẹ́rin talẹ́ni náà tí ọlọ́run lè bá wa lò fún obìnrin náà láti bá wa túlẹ̀ tí ò sì ní gba nǹkan tá a sì padà fi ẹ̀mí ìmoore hàn nọ́mbà obìnrin náà rèé zero seven zero three eight one eight three seven zero five zero seven zero thirty eight. 183705. ẹ jẹ́ ń sáré ṣe báyìí ká tó tún tẹ̀ wájú. agrot kòkó àti pakopako lóríṣiríṣi ẹ̀yà tẹ́ ẹ bá ń fẹ́. Taiwo Farm wà ní Òkè Àró Junction lẹ́gbẹ̀ẹ́ Old Central Mosque, Àràkálẹ̀, Àkúrẹ́, Ondo State. Telephone zero eight zero three seven six four seven three five nine. Máa ṣe ń kórè dàálẹ̀, mo hẹ́ẹ́ èròyà àbámi ká lọ sọ́dọ̀ madam fúnmi ọláyọdé tí gbogbo ayé mọ̀ sí mama ṣeun trading store nọ́mbà thirty three níwájú salvation army odò kò yá àkúrẹ́ níbẹ̀ ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n o oríkò iléeṣẹ́ wọn takàn mọ́lẹ̀ sí ọmọ láre maki lẹ́gbẹ̀ẹ́ post office àkúrẹ́ àwọn aṣọ ẹ̀mí ti ìjọ aláṣọ funfun pitimu síbẹ̀ bí aṣọ sẹ̀lẹ̀ kérúbù zion jerusalem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ store cinderella stone peach materials pẹ̀lú satins white and coloured gbogbo aláfẹ́ ìlú ó yá mama ṣeun ká lọ ra léèsì lónìí ìran pallet voile swiss àti french lace wà níbẹ̀ lílẹ̀ ń bẹ àǹkárá wà pẹ̀lú ní bọ́ńdúbọ́ńdù bí ẹ ṣe fẹ́ sí uniform fáwọn ọmọ iléèwé wà pẹ̀lú aṣọ àwọn nọ́ọ̀sì ẹ̀yin ìyàwó olùṣọ́ ẹ wá aṣọ ẹ̀mí lọ́dọ̀ màmá ṣeun ó wà lẹ́yọ ẹyọ ó wà ní bọ́ńdúbọ́ńdù nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o zero eight zero three three eight nine four five six nine tàbí zero nine zero nine zero three six nine five five seven ẹnì ṣòó ní nọ́mbà thirty three iwájú salvation army odò kò yé àkúrẹ́ kájọ dòwò káj jèrè káfèrè jẹ̀kọ màmá ṣe ń kórè dàálẹ̀ mo hẹ́. nọ́mbà màmá ṣeun aláṣọ zero eight zero three three eight nine four five six nine zero eight zero three three eight nine four five six nine nọ́mbà taiwo farm tí ẹgbọ́n lẹ́ẹ̀kan rèé oúnjẹ. ǹjẹ́ ó láwọn táwọn náà ń pè ń gbàdẹ wà lọ́dọ̀ wọn. ẹ wọ́n pe ọ̀gá wọn because ọ̀gá wọn wà lákùrẹ́ nǹkan tán sọ fún wa hmm. ó rent hotel hotel wà lákùrẹ́ so àwọn tó ń gbé wa yẹn gan àwọn ọmọọṣẹ́ ni wọ́n hmm. wọ́n bá máa yẹn ṣiṣẹ́ ni. ọ̀gá lọ́ọ̀jì sákòó. ó máa ń pè wọ́n wọ́n máa máa béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ so ìgbà tí ó dẹ̀ tí tó tí ó dọjọ́ kẹjọ yẹn nígbà tá a ṣáà san owó tá a máa san. ọ̀pẹ̀ wọn ní ẹ san owó. Ah, ohun tó yà wá lẹ́nu ni pé ọ̀nà yẹn ìlú àwọn ìlú ìta ògbólú ò jìnnà sí kẹrẹ bó àìjù ah, sí kẹrẹ kò jìnnà síra wọn báwo náà ṣe wá ń ráyè ọpẹ́rẹ́tì ń bẹ̀ yẹn. àkọ́dìtì ọ̀kan tó ń sọ fáwọn àǹgbà tí wọ́n wá ń bá wa ṣeré hmm. wọ́n wá ní pé ẹ̀ka tó ṣe ẹ̀ǹgbà eh, tó ti gbowó wọn wọ́n wá ní pé ẹ̀ka tó ṣe ẹ̀ ní pé àwọn máa ń wọ́n máa ń ṣe iṣẹ́ yẹn ní aago mẹ́rùn pé àwọn òun ṣe lọ́sàn-án pé nǹkan táwọn ìgbà tán gbé wa pé nǹkan táwọn ṣe gbé wa ni pé sóyè ilẹ̀ á tètè lè ṣú lè ráyè rìn so àwọn òórìn lọ́sàn-án máa ń sùn wọn jáde lọ́sàn-án máa ń sùn. alẹ́ ni wọ́n ń jáde. alẹ́ nìkan bíi four tèèyàn tó máa ń jáde láàárọ̀ by five sí seven tó táwọn táwọn ń jáde ni wọ́n tẹ̀ sọ pé àwọn ti wọ́n ti lọ sí ọ̀tún wọ́n ti lọ sí Kaaba wọ́n ti lọ sí east tó gbogbo bí wọ́n lọ. but ojú egbò tí mò ń wò lẹ́sẹ̀ yìí. bẹ́ẹ̀ni kí ló kí ló ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀. ẹ̀yìn kan tó ṣẹlẹ̀ nígbà ọjọ́ friday wọ́n ti pè ní alẹ́ thursday ipò owó tán fẹ́ gbà lọ́wọ́ àti ó bá ti pé ní aago mẹ́wàá friday ipò àwọn máa pa wá. sọ àbúrò mi wá pè wọ́n ní àárọ̀ friday yẹn nìkan bí ara ten thirty wípé òun bọ̀ pé bẹ̀tẹ̀ owó ẹ̀ sì kú two hundred thousand wọ́n á ní kó má pè wọ́n mọ́ then later àwọn àbúrò wọn á pè wọ́n padà pé òun ti rówó ẹ̀ pé wọ́n á ní okay bet wọ́n ti yìnbọn lù mí lẹ́sẹ̀ hmm. torí inú tó ń bí wọn pé wọ́n kàn fẹ́ fi yẹn ṣe sáìn fún mi pé àwọn serious so kódà pàbùrò mówó wá wọ́n ti yìnbọn lù mí lẹ́sẹ̀ ẹsẹ̀ dẹ̀ ti wú gan tí mi ò lè rìn mọ́. Hmm. ǹjẹ́ kí làwọn ìrírí tẹ rí bóyá ń gbà tẹ́ ń lọ àbí. ẹ ìrírí tí mo rí nínú bẹ́ẹ̀ ni pé igbó yẹn tóbi ìgbà tá a dẹ̀ ń lọ a rí òkú àwọn èèyàn méjì. òkú òkú ẹni àwọn wọ̀nyẹn ti kú wọ́n ti kẹ̀. ọkùnrin àbóbìnrin. ẹ ìkan wégele dẹ́yìn ìkan ọkùnrin. ẹrú kú àwọn èèyàn méjì. méjì ni mo tán ti jẹra. tán ti jẹra tán ti ń jẹrà àbí tán ti ń jẹrà. tán ti ń jẹrà so gèlè wà lórí ìkan dẹ́ẹ́mà kan náà ọkùnrin. ǹjẹ́ wọ́n àwọn fúnra wọn sọ̀rọ̀ ń pa ẹ̀. wọn sọ ẹni tí ń pa ẹ akànkọjá lára wọn à ń lọ nínú igbó yẹn náà lẹ ti rí ọgá ọjọ́ kẹlò lẹ wá kúráyé lẹ wá kó mbẹ. ìgbà tó di ọjọ́ kẹjọ mm. friday mm. láago mọ́kànlá mm. náà wá fi wálẹ̀ àwa rìn nínú igbó ẹ̀ títí tí láti aago mọ́kànlá yẹn àṣẹ̀wá jáde sójú títí Ondo between police academy and uh, sam shees ibẹ̀ láti jáde láago mẹ́sàn-án alẹ́. láago mẹ́sàn-án alẹ́. láago mẹ́sàn-án látàgo mọ́kànlá láti rìn bọ̀ nínú gbé. ìgbà tí táwọn èèyàn yín dé báwo lẹ ṣe mọ̀ pé àwọn èèyàn yín ti dé. ẹ wọ́n pè é bí àbúrò mi ṣe dé jù torí wọ́n mọ́nítọ̀ ẹ̀ ó pè wọ́n pé òun ti dé jù wọ́n wá ní pé káwọn méjì lọ kán lọ bá bẹ̀tì ìgbà tó yá wọ́n wá ní pé káwọn méjì dó àwọn mẹ́ta tó kù ló wá lọ pàdé ẹ̀ lọ́nà so àwọn méjì dó sọ́dọ̀ àwọn fìbọn sọ̀rọ̀ àǹdí wá síbẹ̀ pé tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn wọ́n á lè mọ nǹkan tó máa ṣe fún wa ń bí. ọ̀gá o ọlọ́run ò ní jẹ́ ríró ẹ̀ mọ́ jẹ́ gun àwọn ọlọ́pàá gbọ́ ńgbà tẹ jáde lálẹ́ yẹn. ẹ ṣe orí ẹlẹ́sẹ̀ ti wú ẹ̀jẹ̀ sì ti ṣòfò lára yín. ẹ ṣe bí a ṣe jáde sójú títì yẹn la rí ọlọ́kadà kan tuntun bó tiẹ̀ fẹ́ wo nọ́mbà ibẹ̀ tí mo describe pé kò sí nọ́mbà lára ọ̀kadà ẹ̀ bóyá ọ̀nà ọ̀dẹ̀ sẹ́yìn tuntun lọ́kadà ẹ̀ bó ṣe dó sọ́dọ̀ àwa ní ẹjọ́ ẹgbẹ́ adé ìtàgbòrò wa níbo là ń lọ àwa ní police station so wá gbé wa lọ sí police station bó ṣe débẹ̀ ó kàn dẹnu ọ̀nà ó drop abóhùn ṣe lọ́n tiẹ̀ ní kò tiẹ̀ gbowó gan lọ́wọ́ wa. kò gbowó lọ́wọ́ so immediately ni wọ́n pe dpo dco tó pe dpo wa ní pé ìka tó ni pé kán gbé mi lọ sí hospital general hospital ìjù ìta ògbólú wọ́n sọ pé ẹ̀jẹ̀ ń ṣe lára pé ó bẹ́tà kàn jẹ́ kí n lọ sí adó níbi tí àwọn èèyàn mi wà so dpo wa ní pé kò sí problem pé kàn bá mi wá mọ́tò bẹ́ẹ̀ tì ìgbà tí àwọn onímọ́tò tààrọ́ ọlọ́pàá àwọn ọ̀dọ́ dpo wa ní pé ká kú ọ̀dọ́ ajú police station so ǹdé iná la rí mọ́tò tó gbé mi dé Ìkẹrẹ́ níbi tábúrò mi tó gbé mọ́tò ẹ̀ sí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rírú ẹ̀ mọ́. àmì Jésù ẹ ṣe lọ́tún. ṣé wọn pa àwọn èèyàn síbi tẹ́ ibi orí orí àpáta yẹn. rárá rárá yàtọ̀ sáà méjì tá a rí wọn pa níbà òdì síbẹ̀. yàtọ̀ sókù méjì tẹ́ ẹ ti rí ń. tá a rí ń bẹ. ẹ wọn pé òtẹ́ẹ̀lì ló wà lákùrẹ́. ó wọ́n sọ fún wa pé ọ̀gá wọn ló pè wọ́n ní Àkúrẹ́ pé ló wà pé jíìpù gan ló ń lò in fact wọ́n sọ pé lálẹ́ ọjọ́ yẹn hmm. ibi tó wáyé pé mi ò ní mọ̀ pé àwọn máa pọ̀ ọ̀gá wọn káwọn fi jí ìpè mi lọ sí ilé máa ní pé náà. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Taiwo Davis. no time for smell smell. Eh, no dolly, no time for ìdírindín. Bigo tap abátàtù ló tún ṣe kóró. Àwọn ọkùnrin tó dààmú wọn kọ sára. Ọmọ oníta pọ́npọ́n ó máa ra jí pépé. Bigo tap abátàtù ó ti lọ wájú egbògi ilé wa ṣáná fi ṣe ó ní nafdac nọ́mbà ìjọba fò tẹ́lu o ó yá lọ sí canis kó lọ bẹ̀rẹ̀ tiẹ̀ tó bá ti lò tó wàá ṣẹ́rí ọ̀rọ̀ mi wípé ìlú ká bàbá kà sùn òun ọ̀kàrẹ̀ láì olórin yìí bíkọ́ cap aba capsule egbòogi oògùn ìbílẹ̀ tá a ti lè aba health limited gbé jáde lọ́nà ìgbàlódé pẹ̀lú òtẹ̀ ìjọba. gbogbo ilé ìtajà oògùn òyìnbó ti ń ta ojúlówó lẹ́tí lè ríra ní ìpínlẹ̀ ondo àti ìpínlẹ̀ èkìtì fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí oh eight o oh six six five nine five six one two bíkọ́ cap aba capsule àmọ́kùnrin ta pọ́npọ́n. ṣèbí ẹ ti gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin yìí ó sì wáá ku àwọn nǹkan kan tó jẹ́ pé lọ́sẹ̀ tí ń bọ̀ ààbò yẹn gbọ́nú ọ̀rọ̀ ẹ̀ torí ó láwọn ò jẹun a sì ní sáwọn wọ̀nyẹn ń jẹun ó ní wọ́n ń jẹun irú oúnjẹ wo ni wọ́n ń jẹ ẹ gbọ́ bó ṣe ṣàlàyé pé àwọn rí òkú èèyàn méjì nínú gbóńbẹ́ẹ̀ ta wá ni ta la mọ̀ tí wọ́n ti ń wá àwọn èèyàn wọn kiri ẹ̀yin tèmi tẹ́ ń gbẹ́tò ẹ̀yin ọba aláyé nílẹ̀ yìí ẹ̀yin ìjòyè nílẹ̀ yìí ẹ̀yin OPC nílẹ̀ yìí ẹ̀yin wòlíì ẹ̀yin àfáà ẹ̀yin gómìnà ẹ̀yin agbófinró ẹ má wò ló ìran àárín ìkẹrẹ sí ju síta ògbólónìí yìí o kábíyèsí ọba ògbólú títa ògbólú àti kábíyèsí ọba ìjù ẹ̀dàkùn àti ògògà tìlú òkẹrẹ ọ̀rọ̀ yìí gbogbo wa lẹ́yìn tẹ́ni yìí ni wọ́n jí gómìnà ìpínlẹ̀ yìí à ń pè yín à ń bẹ̀ yín ẹ bá wa dá sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí ẹ ṣàánú wa ẹ má dá wa dá lẹ́yìn ọ̀rọ̀ yìí lẹ́yìn tẹ́ni yìí ni wọ́n jí lọ́ọ̀yà gbé lójú ọ̀nà ọ̀hún tí wọ́n ti fẹ̀mí lọ́ọ̀yà ńlọ́ọ̀yà ṣòfò kọ́lọ́hún ṣàánú wa àwọn ò ṣe ojú òpó lẹ̀ ní ìsìn wọn ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o kú ètò. ọlọ́run ọba ní í ṣe kí ló kọ yín. orúkọ mi ni ọlọ́nìpẹ̀kun láti arígidì àkókò. kí ló ń tẹ́ fẹ́ sọ sórí ń tẹ́ gbọ́ yìí. ọlọ́run ni ó gbà wá o. ọlọ́run ni ó gbà wá. ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí dé báyìí àbí ká yá kún fún àdúrà o. Hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí bó ti wù kó rí ọlọ́run ò ní sọ̀kalẹ̀ o. Mm. àwa fúnra wa là á ṣọ́ra wa. àmọ̀ láwọn ọba nílùú yìí. ẹ jẹ́ ẹ bá wa bẹ kí àwọn kí àwọn aráàlú kan bá wa bẹ ọba mm. kí àwọn ọba kan bá wa bẹ àwọn ìjọba tó bá jẹ́ pé àwọn agbófinró ò ni kan gba agbófinró sí i ó ti tán ó yẹ kí agbófinró mẹ́ta lè wà fún ẹgbẹ́ nìkan ṣoṣo ní nàìjíríà wa ọ̀dà sàn ẹ ṣe o nọmba tí ẹ lè pè wá sí rèé zero eight one six two five one nine nine nine one. hello. ẹ ká lẹ́ọ̀. ẹ bá yín rédíò yín lẹ̀ jọ. mo ti kó lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣe. nǹkan tí mo rí gbogbo nǹkan tí à ń gbọ́ yìí hmm. ó jẹ́ àódì kò létí ìlú tó jẹ́ pé a ní deep security sí. Hello. Tí wọ́n bá fẹ́ ìbò wọn kó security síta. Hello. Bọ̀ tó bá ti jẹ́ ah. ààbò ìlú wọn ò lè kó wọn síta. Wọ́n kàn fẹ̀mí ọmọ èèyàn ṣòfò àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo wọn dìde àwọn ìránṣẹ́ Ọlọ́run pé wọ́n dìde. Sódà bó jẹ́ àdúrà ni o bó jẹ́ ta bó jẹ́ kì ìbílẹ̀ ni kí wọ́n fi kí wọ́n kí wọ́n tẹsẹ̀ bọ́ they cannot continue with all this kind of things kó yẹ kó máa fẹ̀mí ṣòfò kó máa mm. pọ́nmọ èèyàn bẹ́ẹ̀ ni pé wọ́n pẹ́ dìé jẹ òkùndé mm. àtó. kí ló kọ yín sà. èjì ò látòkè sá ni o. àṣé tẹ bá rí bàbá tá à ń sọ̀rọ̀ yìí àánú abiyamọ ṣe yín ẹsẹ̀ ìran àṣùkà bá ti ń ba yín sọ̀rọ̀ yìí gbogbo ojú ara ìkìkì àpá àdá ta ló lè ṣe láàrin ìkẹrẹ sí ijù síta ògbólú ni o ẹ jẹ́ ká fún ẹlòmíín láǹfààní Eh, ọpẹyẹmí làwà ní anti kidnapping akínyìn pé ẹkú àsẹyìndé bàbá yín tó ṣe bẹẹ tí wọn jáde láyé nílùú òròkó èkìtì o. hello. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. ẹ máa pè ní bàbá mi. ẹ ṣé ta ni ń bá wa sọ̀rọ̀. orúkọ mi ni wòlíì bèbí solomon. yẹ láti ìlú ọkà àkókò. à ń gbọ́ yín sà. mo gbà á ní àdúrà fún orúkọ orí ẹ̀ ní ṣe ọ̀rọ̀ sọ. àmín. gbogbo tí ẹ bá dẹ̀ àárí tó jẹ́ òótọ́ ṣùgbọ́n ìjọba tó tó wá ṣẹlẹ̀ lálẹ́ yìí wá mọ̀ pé ó yẹ kí gbogbo ìwádìí yẹn àti ṣe ọ̀tí wá fi àgá àlejò káwọn ẹ̀rọ tó gbogbo tí ẹ bá ti sọ ẹ̀rọ ayé mi jùlọ ẹ̀rọ lórúkọ jésù. àmín. ẹ bẹ̀rẹ̀ kókó jìjì. àmín ẹ ṣé o ẹ jẹ́ ká tún wo ẹlòmíì ká láti ẹ jẹ́ àwọ̀ ẹlòmíì. hello. hello ẹ̀ka lẹ́sà. ẹ̀ka lẹ́sà ta ni ń bá wa sọ̀rọ̀ kí ló kọ yín. hello. ọ̀gá olùdókòwò láwọn ọmọ ń pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. kílẹ̀ wíṣà. ọ̀dà hello. ẹ̀ka alẹ́ ẹ bá wa gbóhùn sókè. kí ló kọ yín. à ń gbọ́ yín. mo ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn ọlọ́pàá àti ìtọ́jú wọn mọ̀. Hmm. àwọn ọlọ́pàá fúnra wọn ń gbọ́ báyìí agbófinró pọ̀ káàkiri ọlọ́pàá nìkan kọ́ náà ló wà ń lu wa yìí náà. ọ̀dà ó ti rí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóyè olúgbẹ̀ngà fúlàní ọmọ ọ̀dọ̀ àgbà àtayá wọn báyé bá ń jẹ́ ayé ẹ̀ní kànbínú ọlọ́run elédùnmarè mo sì dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹlẹ́yà nílùú kàrí àkókò pẹ̀lú chief ọbaṣẹmọ ní èrìtì àkókò dúpẹ́ o hello hello. hello? hello. ẹ kàlẹ́ o. ẹ kàlẹ́ o. ẹ bá yín rédíò yín lẹ̀. a ti kó o ń bẹ̀. kí ló kọ yín. ẹ tí ì kó o ń bẹ̀ kí ló kọ yín. wọ́n dé láti àkùnbá. à ń gbọ́ yín sà. wọ́n ṣe wọ́dà níbi sọ́ládẹ̀. sà. ẹjọ́ gbọ́wọ́ tó ń ṣẹlẹ̀ yìí ẹjọ́ mm. sí àmì agbófinró ní lágbègbè wa yẹn ni. àbájọ́jọ́ wà lórílẹ̀‐èdè náà ni sà because eh, gbogbo tó ń ṣe lẹ́sìn báyìí tó bá ń gbé lè bá tó bá sọ̀rọ̀ wá ní fúlàní lè tó bá kàn fún wàtí máyẹ̀ ní máyẹ̀ ló ń gbé mọ́tò ń jáde tó ní ọlọ́pàá ọlọ́pàá dáhùn dúró ó ṣe díẹ̀ ní àwọn bòró yẹn jáde síta dáadáa àwọn ọlọ́pàá sọ pé àwọn mọ̀ ń pa ni. ó dáa sá. kò yí kó lè rí bẹ́ẹ̀ jọ ìṣòro ọlọ́run á máa fún un ṣe. ẹ ṣe o ǹlẹ́ ń gbọ́n tí wọ́n ń sọ yìí o ẹ bá wa wọ́ọ̀nà àbáyọ sí i. iléeṣẹ́ michael bahl aluminium iléeṣẹ́ tó mọ̀ ńlá nípa iṣẹ́ aluminium gbogbo kọ́lẹ́kọ́lẹ́ nílẹ̀ yìí ọ̀pọ̀ ti sún yìí ò lo lẹ̀kùn àti wíńdò ayé àtijọ́ mọ́ àti lẹ̀kùn àti wíńdò aluminium ló bá dé nílé iṣẹ́ michael bahl àwọn tó ń ṣe aluminium windows and doors ṣe pọ̀ tó nílùú àkúrẹ́ michael bahl aluminium irú ilé iṣẹ́ wọn ṣòwò nípínlẹ̀ ondo bẹ̀rẹ̀ látòrí sliding window sun door casement sliding casement curtain wall supermarket aluminium chairs tó fi dórí projected windows glass partition railing super show glasses àti aluminium roofing nílé iṣẹ́ michael bahl aluminium àgbélẹ̀rọ tí wọ́n ń gbà ò gajara lọ. iléeṣẹ́ wọn ọ̀hún wà ní. nọmba one leo street níkọjá sẹ̀lẹ̀ nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo. ẹ pè lórí nọmba yìí zero eight one six two three zero six two six one tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí michaelbam twenty one at gmail dot com. iléeṣẹ́ michaelbam aluminium ìṣẹ́júṣẹ́ lọ. tá a wà yìí ọ̀gọ̀rọ̀ ẹ̀dá ló ti ṣubú sí kòtò àìlera wọ́n ti gbìyànjú ń lé alábẹ́rẹ́ nítorí ìṣòro àgọ́ ara tó dé bá wọn kì í ṣe pálábẹ́rẹ́ ò gbìyànjú bóyá ọlọ́run ò fọ̀nà àbáyọ àti táṣòro àìlera wọn síbẹ̀ ni ìgbìyànjú ló la yí ọ̀rẹ́ wa o ò ṣe yẹ bòmíì wò bóyá tó o bá tún gba tọ̀dọ̀ àwọn tọ́lọ́run fọlọ́gbọ́n a lè sì ti náwó náírà sí tí ò lọ́bọ̀rọ̀ iléeṣẹ́ mr and mrs adéyanjú ni ẹ yọjú sí láti lọ gbàmọ̀ràn àdúgbò àpò àbí ni wọ́n wà lẹ́yìn ilé mob ìlú ìyìn èkìtì telephone zero eight one double six double zero ninety eight double eight tẹ́ ẹ bá délé iṣẹ́ wọn tirẹ̀ náà á ṣeé ṣe lágbára olúwa. nọ́mbà tọkọtaya náà rèé zero eight one six six zero zero nine eight eight eight zero eight one six six zero zero nine eight eight eight nọ́mbà michael bam aluminium tẹ gbọ́lẹ̀ kan rẹ̀ zero eight one six two three zero six two six one zero eight one six two three zero six two six one ẹ má bínú lórí ọ̀rọ̀ yìí á tẹ̀ wájú lọ́sẹ̀ tí ń bọ̀ ní agbára ọlọ́run mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ adéọlá adékúnlé báyé bá ń jẹ́ ayé òní kànbínú ọlọ́run elédùnmarè nọ́mbà mi rèé fún ìpolówó ọjà abóhunkóhun tí ẹ bá fẹ́ bá wa sọ lẹ́yìn ètò zero eight zero two one one seven seven seven seven five zero eight zero two one one seven seven seven seven five tàbí zero eight zero nine five six three four four four four zero eight zero nine five six three four four four four tó bá di láago mọ́kànlá ẹ pàdé wesco ní orí ètò tiẹ̀ gbèsè mi létí babatunde bámigbóyè ló kọ mi ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà nílùú ìjẹ̀rò èkìtì wọn lọ lẹ́ni lágbára ọlọ́run àlàyé wọn padà lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ ń bá lẹ́wà mi ò wá mọ́ ọjọ́ tí ẹyin tútù bá bọ́ làpáta ọjọ́ náà lẹ́wà ara rẹ̀ bàjẹ́ ó dàbọ̀ ó di lọ́sẹ̀.